tí ó gbà ní tí ó sì sílẹ̀ tí ó pẹ̀lú tí ó bọ̀ tó lè tẹ́ lọ́pọ̀ ṣe bọ́lá àwọn ìjọba ìdí ìjọba àtàlù bọ́lá àlọ́bù bọ́lá ìjọba ti ṣe bí ìlà lọ́pọ̀ ní tó ọ̀fà lè ṣe ní wípé ẹn bá ṣe sí Kò sí dámọ̀ tó tọ́lọ̀ tó, ẹ má ṣe sàárá, ẹ má ṣe bá tọ́sọ̀wọ́ ṣe bó o ti sọ fún a wípé tí ọ̀tà bá ní okùnkùtàgbà lórí ipá àtúnṣe tọ́lọ́run àti bá ìrẹsẹ̀ gẹ́gẹ́ ìrẹ́ níbi tí ó bọ́ sọ fún àbáǹkó tí ọ̀bá lọ jihad ọlọ́wọ́ fúrú sẹ̀rẹ̀ jù kọ́dẹ̀ àwọn mímọ̀ ló bá lè fa ìmọ̀ jáde nínú hadithu annabi àti ìtàn ìntànàbí sọ fún umar tó ṣẹlẹ̀ sí bàbá jábìrì ńlọ̀tọ̀dọ́dọ̀ náà kò sí ẹnìkan tí ó kù sórí ìyọ̀nú tí ó ṣe fún tí ó tó pé òtún wẹ́yìn kò sí àyàfi ẹni tí wọ́n bá pàntorí ọlọ́run in tó lọ fún yóò mọ̀ hàn ọlọ́jẹ́ tún lọ ayé padà yóò ti pàmí kí tí ọmọ ti pàmí kí tí ọmọ ti pàmí nítorí ìtì ẹ jẹmọ́ gbogbo ilẹ̀ tí máa parí rẹ̀ tí jihadi wa ní islamu ṣùgbẹ́ jihadi wa náà kọ̀kà sí ìrùn táǹkí o àmá sálùwàlá kátóókí lẹ́yìn bàtà ti wà ní mọ́tẹ́ àá sálùwàlá kátóókí àmá jásìkò wọ́n wọlé katóki àìjásìkò rí òbó katóki àdúró pẹ̀lú fọ́lọ̀ ni fátí àlámá kọ́kọ́ kàkàtó kasúrọ̀ àkú dáadáa gbogbo àwọn tí jì àbúwá tí ó tó gbọ́kọ́ omi àfilú alójú ní a bá ń fẹ́ jẹ́ àwọn ọ̀dọ̀ sókò yàtọ̀ sí ète ọ̀tágẹ wípé gbọ́nà jihadi ń tẹ́ bá ti bẹ̀tẹ́ ìjọba ti sọ ẹ̀fúrasí o láì mọye ìgbà táwọn tí èsẹ mùsùlùmí gan lógúnlò jàmáà ẹ̀yin mùsùlùmí wallahi ìrọlọ́n ti mú orílẹ̀-èdè orí ọ̀yẹ̀yìn lọ́lọ́run ṣe é fún tí ó fi ń pẹ́ lámẹ́ ẹnìkan ní sí àdúgbò gbogbo bí àwọn kìbìrí ṣe lówó jù àwọn lọ kìbìrí òun lówó jù ọlọ àníbìlẹ̀ ń tó bá yẹ jí tí ọ̀bẹ̀ tó bá wà ilá àdísìmọ̀ asbáhà ọ̀bíńsà mexico islam yóò jìlẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ ọgbọ́tí kẹsìlán gbogbo nǹkan ní oṣù ká gẹ́ẹ̀tì ààrẹ jẹmọ́ra owó kọ́ ní oríire o ipò nǹkan lóríire o ṣùgbọ́n ṣéṣùwà jẹ́mì àti ọgbọ̀ yẹ́bí ẹn tí ń pèrò lọ́fẹ́ jábọ́ bí tí ń pèrò torí ní pásítọ̀tù gbọ́kọ̀ lálọ mùsùlámù náà kama gbílẹ̀ rẹ̀ wáyé dínà yóò tó dáa sí náà ni ètí ìṣẹ́lẹ̀ òkú jùmọ̀ sí ṣẹ̀tọ́ ni mọ́nátọ̀ wà bá wà láì gbogbo dára ti wà lọ́wọ́ wa wọ́n bí sọ fún apẹ́ ní oṣù ẹgbẹ́ tóbi jùgbẹ́lẹ̀ ṣé ẹmọ́ ìṣẹ́dára láwọn ìjọba wà náà ó tún ju orí yáàdì lọ jẹmọ́ra àmàrọ̀ àwọn mùsùlùmí wípé kẹ́nìkan bá gọ́ sí kọ́rọ̀ sábà pé agbára rẹ̀ ọ̀káwájú kọ̀rọ̀ lọ àbẹ́nìkan ti ẹ̀bọ́ gbangba sábà pé agbára ẹ̀ka wa lójú rẹ̀ ó tún wá pípẹ́ wọ́n bá ṣe ń bó ṣe tàní ogun ìwà ń pàwà lẹ́kún ẹkún tó ń pàwà òun ni owó fi ìbíbílẹ̀ bá ti súró ní bọ́jọ́ kan ṣe dínú ẹkún wa lọ́jọ́ kan dínú ẹ̀rin ti ẹ̀rin àjọ ń lọ wájú ọlọ́n díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ in tó sallallahu alaihi wasallam o náà ní original o wal jihad fi sabilillah anábì ní wọ́n ìjìyàrí fi sabilillah ọ́dà kẹ́yìn ológun ogun ọlọ́run kò tó ẹni tí bá ń sisi olóore níjọ́ mẹ́rẹ̀ wà wọn anábì ah! ní àyàfi ẹni tó tó ẹgbẹ́ ìṣọ́fún illa rajulun kharaja bi nafsihi ó lójú ogun ọlọ́wọ́ bá yá ọwá bóòdì ó mú nǹkan já rẹ̀ ọwá wẹ́yìn ilé oòrè jẹ́ nǹkan tó lè rà kó lè tìtẹ̀ ríta ilé bí 10 million naira ọ́tà ní 20,000 kòkó wá fún kòkó yàwó kọmọ kò gbogbo dúkà rẹ̀ wọ́n máa ń pè ní ogun tátán ẹ̀bùn gbogbo ìbáfẹ́ yíwọ́ tí ń bá kí n padà jẹ́ n ti se tí ò fi ní padà ní má padà sí ilé ìwọ̀n mo ní mọ́ jẹ́ n tẹ́rẹ̀ ogun tátẹ́lù láwọn ìkọjọ́ àwọn musulmi afẹ́bẹ̀rún sí rawa o adẹ́bì sí kéèkéèké wà ní ìjọmọ́wọ̀ wà wọ́n lọ mélòó mélòó gbọ́nà pé ẹgbọ́ ẹgbọ́ tó sórí rẹ̀ tébí pàjú ọ̀rọ̀ láyé ọba lówó rẹ̀ lọ́pọ̀ ní òjò ọláyé wọ́n mú ní àwọn ọjọ́bẹ̀ ìkẹ̀ àmọ́ tó lówó jù ọ̀rọ̀ láìgbé yọ ọ̀nà tó sì manéjì àsìkò rẹ̀ tó rí jùlọ ọlọ́run àwamọ̀ ẹni ẹlẹ́ tó gbogbo sí o olẹ́ tó kó gbogbo dúkìá rẹ̀ lógó àtẹ̀mí rẹ̀ e jí ní ìrẹ́lìkàbìṣe lógó wọ́n gba owó ilé rẹ̀ lápò rẹ̀ wọ́n bọ́mẹ̀ wọ́n báyàwó ẹ̀ gbogbo gbogbo ń bá lè lójú ọjọ́ àpẹ́ pátápátá bá ilé lè tó ẹmbá gbáwẹ̀ láwọn ọjọ́ mo lè tó ẹmbá sí sàrá láwọn ọjọ́ mo lè tó ẹmbá sàtòsí láàrin èmìjì láwọn ọjọ́ mo lè tó ẹmbá ṣe táwọn láwọn ọjọ́ jùmọ́ àti wọ́n àpọ̀jọ́ ìlọ́lá bí máa nastaftihu hadhihi al níbi àwọn ọmọ ilé rẹ̀ ọ̀dá àti wà ní wọ́n bèèrè níjà kí lá fi bẹ̀rẹ̀ àfá àwọn mímọ̀ wọ́n ni yambaghi lil muslim alladhi yuridu wajha Allah an yatafiya ayyama al èyí tó náà mọ́ pẹ̀tẹ́lẹ̀ ìbá wà ní ẹrù nípàdé ọlọ́run kó tóní kó bèèrè tọ́gbà in àti ilẹ̀ sí ọjọ́ yìí o ní ìwà àforíjì lọ́dọ̀ ọba dẹ́dà tí ó kálukú olóògbé ọ̀rọ̀ tiẹ̀ náà wà tó ti bùkátà ìpa ọba dẹ́dà وسيحب لك أن تسعى من أيام بالتوبة هو فاس pé ká fi ìwọ́ fún ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ bá bẹ̀rẹ̀ kíkọ́ rẹ̀ ọkọ̀ gbé látọ̀dọ̀ àwọn tẹ́ ẹjọ́ ń jà lọ́n foríjì gbogbo tẹ́fẹ́lẹ́ sì sí àti wà ní ọjọ́ ńlá ó sì yà fí ẹ̀ nítorí tiwọn náà kí n tí a máa lókè nǹkan sí rẹ̀ lókè tí a máa lókè nífẹ́ rẹ̀ ẹgbẹ́ gbogbo nǹkan lè sí rẹ̀ torí kíni ní min hadithi abúrò abúrò sọ wípé amẹ́bí sọ fáwọn wípé tufta'u abwabul janna yawm al-khamis wa yawm al-ithnin gbogbo ọjọ́ mẹ́dẹ̀mẹ́dẹ̀ àti tọ́ọ̀zẹ̀ ọlọ́run máa pa ọmọlẹ̀kára sí pé ẹ jẹ́nà ó sílẹ̀ fàyúgbùfàrù lè kúlẹ̀ àbùdín máa billahi shay'a gbogbo ẹrú sí ọlọ́run ọba tí ìsẹ̀sìlámù tí ó pa nkẹ́kẹ́kọ̀ mọ́ lọ́run ọlọ́pẹ̀ àìpá nkẹ́kọ̀kọ̀ mọ́ mí gbogbo àkókù ẹmẹ̀lẹ̀kẹ́ àtẹ̀kọ́lẹ̀ ẹ̀pàẹ́ ó ní kí ìjùmẹ̀lẹ̀ mọ́mọ́ wá kan bẹ ọmọ wọn ní pọ́blẹ́mù lẹ́kọ́ gbogbo wọn ní à àfẹ́ ìbá àmọ́ nǹkan bẹ̀rún ẹgbùn ọkọ̀ fọ́rọ̀ máa mi lọ lóní máa máa ẹ̀sì ń sọ̀rọ̀ bí ọmọ àná ẹjọ́ ìrìnbọn ma yóò rí lẹ́kọ̀ọ́gbẹ́ inú wọ́n jáde fún ni wọ́n yóò bí àwọn ṣùgbì lẹ́gbẹ̀ẹ́ ṣe tọ́nà ojú jíjáde bó pa yíyáre bó wọ́n bá wọ́n tẹ̀sí ìgbẹ̀ni bó bá jọ mẹ́bọ̀ àwọn agbọ̀rọ̀dùn wọ́n bẹ̀rẹ̀ mú ọ̀kan náà ya ó ní ìmọ̀tọ́ orí pẹ̀lú máa wọ́n ni pé tí àpá kọ̀m̀plé gẹ̀rẹ́ ìgbà kéèké ìbáyá ní wọ́n ní orúfẹ́ wọn ní ọ̀rẹ́ nìkan máa wọ́n bá bú omi tí ó sàmà kàǹkan bẹ̀ ó ní gbogbo ẹ̀mí òun pé màmá àwọn yá mọ́ wà lọ dábò mẹ́rẹ̀ ìjọkà tí ó bá sì ti gbé nǹkan fáwọn bí àbá ti mú ní ọ̀rọ̀ rẹ̀ pé ló fi jíza wọn bẹ̀ wọ́n rọ̀ mọ́ ìjọ kẹ̀kẹ́ àmì nílẹ̀ wá mọ̀ tó rẹ̀ bá ìtẹ́ ìkọ́ wa ní ìjọba sì rẹ̀ ẹmọ̀ tàṣí ní omi àṣì báńkẹ́ náà wọ́n ní díyò lọ yẹ́ rẹ̀ ní kí ó wo máa mà á sì tágábùrù lágbẹ́sẹ̀ wò náà é bẹ́ẹ̀ nígbàgbé fún ẹmọ ẹgbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ibi tó ti báyìí ọ̀rẹ́ tí ó pọ̀ sọ̀rọ̀ táà lé fèsì sórí ẹ pé ó gbàgbọ́ fẹ́ jọ ọmọ o títí tọ́gbọ́n ìṣọ́gbọ́n gbogbo àwọn bí i àgbàgbà tó rí sí kò tó ìlú pé ǹtẹ́ màgbọ́nù ọ̀kan náà mẹ́yà wọ́n sọ sítù lẹ́bẹ̀ kan ọ̀rẹ̀ sájókò ló sọ̀rọ̀ ah, ẹ̀yìn náà sì sí wá kẹsẹ̀lẹ̀ sẹ́ra yìí kọ̀pẹ́ ni àfámbadé ọmọ rẹ̀ dákú ọmọ rẹ̀ dákú ọlọ́nsá pè kí ọlọ́nsá ah ah ṣe ẹ̀rọ bí ọmọ wá ẹ̀sì wẹ̀ ní ìkan lórí ẹran nílá ìlàbò hmm, wọ́n mọ̀ yọ̀ ṣubú ní ìsinmi bàbá dáwọ́dù ta ẹ̀ síṣẹ́ tí tí tẹ́lẹ̀ yọ́ fẹ́ gbọ́n ẹwà ọmọ ogun ọ̀rẹ̀ bí adámà ní ò ti gbọ́n ọmọ rẹ̀ dákú láti lè ní ó sì gbé wá ṣọ́sídù ọwá ní wọn ọ̀tà ń bẹ̀ ọ̀bọ̀n dalápa tó bá parí iṣẹ́ tó lórí rẹ̀ àwọn yóò kàn máa yọ̀ sí ẹjọ́ dalápa ẹjọ́ kàn lọ́rùn kí ló dé tó fi ọbẹ̀ ẹ̀gúsí jí ọmọ rẹ̀ tó fẹ́ fi lápẹ́ òsì ẹ̀fitú ọwà pẹ̀ntí oòrùn rẹ̀ pẹ̀lú pẹ́kẹ̀ èso nìkan lè yàn mú wá o tún ní nǹkan mi kò sí ń tọ́jọ́ o yínyìn tó káwọn àfọ́ ọmọ ọpọlọ láti ẹjọ́ yìí fún wa fún wa ní gbogbo ìgbà ó mú o tààsì náà ló ń dán àfọ́ nẹ́dà nítójú wá ń kàmù àtọ́bù annasọ́rẹ̀ ibi tí ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀

kẹ́nà bẹ́nà ọ̀bẹ́nà àkíṣà náà àyàfẹ́ tí gbọ́mi sí omi ò tó kẹnìkan ọlọ́run ní anziru hadaini hatta yastoliha àrùbí wa wílẹ̀ mẹ́ta ọlọ́mà pé sí ẹ̀rá méjèèjì ìmọ̀lẹ́ká ẹ gbọ́dọ̀ bá ń àfi tí wọ́n bá láwọn ìjọ sọmọ ìyà ló mọ́lókù ẹbọ kò ní jẹ́wọ́ orí jẹ́yàn inú mi le ìgbìjà ara mi náà lórí ìkílù kéèyàn wọ́n lẹ́bìn kó tó wá ìmọ̀ ìsọ̀kú tí wọ́n bá ló ń tàn ó fi nǹkan sí rẹ̀ tó tí ó ń bò òdífẹ́ rẹ̀ ó fi gbogbo nǹkan sí rẹ̀ ní tí ọ̀dá jẹ́máà

the family house yíó àsìkò tó lọ dàbí rẹ̀ pẹ̀lú wọ́n ní sàárà ìyàsílé wọ́n ní sàárà ìyàsó wọ́n lọ kí aláàrẹ́ wọ́n ní sàárà ìyàsó sàárà olóso wọ́n délé olóko alẹ́lẹ̀ kẹwàá ìṣọ́jọ́ ní pé sàárà ìyàsó wọ́n lọ gbọ́dọ̀ fojú wàláì tẹ́ bá ti rí ikọ̀ èṣù ẹ̀ sì máa rí àìgbọ́n nínú ọpọlọ wọn jẹmáà sàárà àtọ́yẹ kọ́ máa yà sí àkọ́jẹ kó dóòtọ́ ó ní sàárò ń jẹ alájì sùúrùlẹ́sẹ̀ 40 days sísì ẹgbọ́dọ̀ jẹun ó ní ṣe rárá àbìbẹ́rí àtàkà àbọ́lẹ̀ àti àbìpọ̀pọ̀ ẹgbẹ̀ṣọ́rún tẹ́lẹ̀ mẹ́jẹ̀ ìrọ̀ sàrá tí sàrá gbé tán ni o pé ò ní jẹba ayé ẹ̀ ní jẹ kẹ́kẹ́ fún 40 days ẹ̀yẹ kò síwá ìbọ́ ọ̀rọ̀ máa mú mi ọmọ mọ́ ìgẹ́kọ̀ ògbọ́dọ̀ kọ gbọ́dọ̀ gbẹ́nu yí onítọ́ọ̀mù ta flash gbára ti flash nígbà ọbẹ̀rẹ̀ ọbẹ̀rẹ̀ náà sàrá dúdú ní sàrá fẹ́ wọ́n sọ fún pé wò ó mọ́ wọ́sọ kankan o fún 40 days ó sì gbọ́dọ̀ pa ọ́fíìsì jẹ irú sàárà ìwé ẹ̀yà sí ilé ẹ̀rọ rẹ̀ ìsáàsì sí ní lẹ́sẹ̀ ọ̀rẹ́wọ̀n ẹ̀kọ́ yìí jẹ́ ọ̀ padà jẹ́ jíjí ẹ̀díẹ̀ ní lójú ọ̀rẹ́ àápọ̀ jíjí ẹ̀díẹ̀ ohun òdìbọ̀ ọkùn jẹ ọba kò bẹ̀rẹ̀ ọmọ orí pẹ́pẹ́yẹ bọ́bá bọ́ sí orí ìlú tọ́kì ọmọ sórí ọkọ̀ ọmọ orí àpò tiwọ́tiwọ́ ìwọ́n tó pẹ́ kìí ṣe bá ní òṣàṣẹ́ nínú ọ̀bẹ̀rẹ̀ báhùn tó ṣe nǹkan fún mi débẹ̀ ní kí ni ó ṣe fún ọ bí sí èmi ọ̀mọ́ o àbẹ́yìmọ̀ só ní gómìnà yìí èmi ọ̀mọ́ bí ó ṣe pẹ́ ilẹ̀ nẹ́dẹ̀ẹ́sì ìwọ̀kọ́ darí àdúgbò wa wọn mọ́ yọkọ̀ tó níta ìṣùwá dọ́gbọ́gbọ́ fún wọn ó wá dìpọ̀ bàrúfù láyé wá ń pè lórí jìnà nígbò lọ́dáyé díwí díwí nígbà orí ẹyẹ ẹni yóò rí fìrìfìrìfì ogbó ọlọ́njọ́ o ọlọ́mọ́jà ṣíṣe o jẹmọ́ ẹlọ dàdìpọ̀ o àmọ́ ní dàpọ̀ ní ọ̀tẹ̀lẹ̀ bọ́bá ìsinmi lásìkò yìí síratọ̀ rọ́hìn ìṣẹ́ta bukata lásìkò yìí tí ẹ̀rọ bá fẹ́ kọ́lọ̀ ọba túnbà àwọn ẹ̀rọ bá fẹ́ sẹ́rẹ̀ jọ́kan ó ní àdúgbì àdẹ́pùtù dámbani lórí ìmẹ́ni ó ní mọ̀ sẹ́lọ́n ẹni ni ó sì balẹ̀ ìfẹ̀gbẹ́ nǹkan ìpàdé ọlọ́run ó ṣe aláwọ̀ dípẹ́ kí ní tó ṣe tó sì jẹ́ pé ṣe sí ọ̀pọ̀lọpọ̀ àfáà lónìí kàtẹ̀lọ́ wọ́n náà tẹ́ dúkìá náà ti bọ̀rọ̀dọ̀ pẹ̀láwọ́ tó fi á di pé ìwàtán ọmọ wa lórí ètù direct àti قادة مسلمين أفاضل دكيك العيد وني أعراض المسلمين حفرة من حفر النام إيجار ملوى دي بابو مسلمين لك أقو مسلمك أقو كان أبو كان نوناني التوتيب إيه، أبايني مسلمين يبدو يبدو صروي لي يبدو كجاري يبدو ولا لك بابو كان قطع أبو كان نوناني سبت انتباه وقف على شفيرها العلماء والحكام bọ́gùn ṣe wá gùtò tó dọ̀gbò náà àwọn méjì ni a máa ń gbó létí rẹ̀ ń gbogbo ìgbà tí ó tọrọ fún láti rẹ̀ oná làwọn àfà àti àwọn àjọba kí ìtumà rẹ̀ ìtumà rẹ̀ ní pé táàfà bá ń bá wa wí àwọn máa fà lóyìn ẹ̀gbọ́n tí ìṣẹ̀pọ̀rọ̀ lọ́ ní ń sọ àṣẹ ìjọmọlúàbí wa ní ń takò àfà ń dáhùn tíjọba bá ń sọ òrùgbọ́ alágbàálé àṣí ìjọba sọ̀rọ̀ ń pa bílùmọ́ òsè dá àsáwà lọ́fẹ́ ẹsẹ̀ kí ni o lọ́fẹ́ tábíṣì ní méjì wa ló jẹ́ pé ẹ̀rọ méjèèjì bẹ̀rẹ̀ ń bá ẹ̀sọ̀ ọlọ́run ti adẹ́dẹ́ o jàmáà sílátò rọ́fì fí ara àwọn ẹsẹ́ olóore ọlọ́run kó pọ̀ sínú àsìkò yìí òun náà ni síyámà adìlà ìyàm kéèyàn ọ̀báwẹ̀ àwọn ọjọ́ yìí ọjọ́ mélòó ọjọ́ mẹ́wàá yìí ṣùgbọ́n wọ́n máa ń pè mẹ́wàá láti fi pàlẹ́ ní wọ́n tó ní ènìyàn máa ń gbà sí àdúrífì wá ló àwọn èèyàn wa kọ́rọ̀ sàánú wa ìmọ̀ táwọn èèyàn mú ààwẹ̀ lásìkò yìí ìmọ̀ pé mẹ́sù kan wá tó sọ pé tí wọ́n ń gbìyànjú sí olóore tó jẹ́ wípé ewu ọlọ́run nínú àwọn sí olóore ààwẹ̀ jẹ́ kan kílẹ̀ rí wa jẹ́ a fi sọ̀hìhìn wà fi rọ̀ ìrìnwà ní hadithi àbí ìrọ̀lọ́dọ̀ lórí ọ̀tọ̀nà bọ̀ olóòsọ́lọ́run ń sọ náà dín kùrù sí pọ́lọ́run sọ fún wípé kúrìlù amẹ́lì bin adam láà gbogbo sọ́tọ̀ mọ̀ bẹ́ẹ̀ kọ̀kan sí olóòdì nkẹ́ ọ̀sàmì èèyàn òfin àlú àyàfi àwẹ̀ fa inna huli ebi lè nínú àwẹ̀ wà á na ajizi òbí kọ́dà màlèkà tí a ń kọsẹ́lẹ̀ wọ́n ọmọdé dé tí ń fẹ́ bá gbáwẹ̀ èmi ní ìdá ẹ̀sán rẹ̀ sán nínú tó bọ̀tẹ́sì ilé onímọ̀ jẹ́ àti sunan inda inda al-Imam ọ̀dọ̀ abúmọ̀rẹ̀ wọ́n sàfẹ́lá jọ kan ó lè ànábì ìdúnlẹ̀ ní aláàmìnì mú ó sì tọ́ mi sọ́nà sẹ́kan tí ń bá ti ń se ń dá ìlú ọlọ́run ọ̀rọ̀ mú ó tó wá yá nígbà gbà lìkàmà oúnṣẹ́lọ́ gbọ́nà ìlọ́pàá táwọn àfáà tó fi bẹ̀rẹ̀ ìfàǹfà pẹ̀kẹ́lẹ̀ bí ìbá sọ́bọ̀n pẹ̀lú àwẹ̀ ìrànwá ń kọ́ lókè àwọn ìrànlẹ́bìnà láti bísmọ́lọ tàbáwẹ̀ àìmẹ́yẹ tí àlàwọn àfáà tó kọ́ ní ìrànlẹ́ méjèèjì ìkọ̀lọ́kọ́wà àwa tí ìbá lè gbà àwẹ̀ 1 to 9 ọ̀dà 1 to 9 wọ́n di yọ́ mọ̀ àrọ́fà àwẹ̀dá àwọn bó ti ẹ̀jẹ̀ wípé ààwẹ̀ míì wá wá ṣùgbọ́jọ́ kan ló ní láàrin àwọn ọjọ́ yìí òun náà ọjọ́ kẹsàn rẹ̀ mọ́ ọjọ́ kò ṣe ní já ọjọ́ tọ́lọ̀ ọba nífẹ̀ẹ́ sí jù nínú òun náà ni yóò pọ̀ tàbátí ń kà ní 1 Dhul-Hijjah 2 Dhul-Hijjah 3 tó bá ti di 9 yóò máa rọ́fà mi jàmìnà àdíjà fi kọ̀rọ̀dọ̀ làǹsọ̀rí rọ́dí ọlọ́tàràbọ̀ ó sọ́lọ́ عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله وسنة التي بعده ẹgbà àwọn ẹgbẹ́ àràfà o torí fúnra mi mọ́ farawé lè fọ́lọ́n títí tọ́lọ̀ ti sọ pé mọ́ yọ̀ǹda fún gbogbo ń máa rẹ̀ tó bá lè gbà àwọn ẹgbẹ́ àràfà sọ́mọ̀ pẹ̀jọ́ ń jẹ́ mẹ́yìn oṣù kejìlá àdútọ́ gbogbo ẹ̀ṣẹ̀ títí ń sẹ́ẹ̀bọ̀ láti wọ́n oṣù kìíní ọdún tí ẹ̀ pípò bá ọdún ọlọ́run ló ń foríjì ọdún tàwà mẹ́ wó foríjì ẹ̀ ètà tún mọ́bọ̀ wó foríjì ẹ̀ ìyẹ́ làwúlẹ̀ fi sọ wípé ọdáápọ̀ yóò mọ̀ àárọ́fà yẹ kéèyò tó gbìyànjú sí aláwẹ̀ lẹ́nu ah, ọlọ́mọ̀ṣàrẹ́ ló sí o annabi sọ fọ́n náà ríkàfí rọ́ta wípé ma ń fọ́pọ̀rọ̀ sọ ìmẹ́ fọ́lọ́ mi kò ajiri ẹn bá sí aláwẹ̀ lẹ́nu irú ẹ̀sẹ̀ tó lọ́wọ́ fàláwẹ̀ ni ó fòntọ́ ó mú ìpẹ́tí ìpẹ́ ìyẹ̀pá ọ̀fẹ́ ọdún tí ń bẹ mọ́ ìrẹ́ àtọdún lè ọ́sàjọ̀dún méjì èèyàn wá sí aláwẹ̀ mẹ́wàá lẹ́nu báhùn ọdún 20 èèyàn sí aláwẹ̀ 20 náà ọdún 40 kí alawọ rí aláwẹ̀ 100 sí lẹ́nu sí ẹ̀gẹ́lẹ́ lórí ọdún kan ọlọ́rọ̀ ọlọ́rọ̀ kiri ọlọ́rọ̀ dáadáa ládátà ń kó àwọn bọ̀ lọ́pàá tí mẹ́nu àwọn ọjọ́ yìí orí àdì pé yẹ́mù àwọ́pọ̀ ní ti súnnà nẹ́bì sallallahu alaihi wasallam àwa tí a bà sí ní arọ́fà o ní ẹsẹ̀ lójúmọ́lẹ̀ nǹkan gbà àwẹ̀yẹ o ẹ ń bá ń bẹ ní arọ́fà òun bùkátà ọ̀pọ̀lọpọ̀ agbára toríṣẹ́ wàhálà ní í ṣe kó lè rárá gbólẹ̀ fọ́lọ́un nígbà ká mẹ́bí ṣe hajj ní arọ́fà rẹ̀ àwọn ìbájẹ́ ìpé sálẹ̀bí gbáwẹ̀ báwọn ah, àwọn olùkọ́jọ́ látàrọ rárẹ́kọ́ ah, lè gbáwẹ̀ ọgbáwẹ̀ ẹbá ní bú lábánù sínú gbá kí wọ́n lọ gbé fún káfí dọ́gbówó àwọn ah, sọ àbàdà ní ọjọ́ bùfánà bí bọ́lú sí gbà náà àgbébà mú orúkọ mọ̀gbàwé torí pé ànẹ́bì sọ́lọ̀sọ́rọ̀ ọlọ́kàn kẹyìn kìí sẹlẹ́gidi wà máa ń húwà alẹ́lẹ́gọ́ríbì bí bọ̀nín kọ́nà wà máa alẹ́gọ́ríbì bí bọ̀nín wọ́n rẹ̀ bí bọ̀nín àti bọ́ àti bọ́ méjèèjì àdébìn gbogbo tí a ń bá nàbí ìṣọ́nkọ̀rọ̀ tí ó ṣe gbé àti àdébì ìṣẹ́lábẹ́sọ̀rọ̀ gbogbo tí a ń bá nàbí ìṣọ́nkọ̀rọ̀ tí ó ṣe gbé àti àdébì ìṣẹ́gbé fún díẹ̀ jẹ́mì gbó tó fi jókà pamọ́ kìí síbẹ̀ awambo sí ẹ̀mù káwọn alájí ọmọ bá ń tí wọn lára tí bẹnu tó náà wà yóò máa rọ́fà náà ọjọ́ ìmà ni ọjọ́ tọ́lọ máa bọ́kùnrin yàwó mọ́n kí ó tákù sí ìrìkọ́bù nínú mìíràn tó mọ́ bọ́kùnrin òun ìmẹ́ lọ́rọ̀ àwọn kẹfẹ́ lábájá lábájá ẹ̀yìn rẹ́zì ẹ̀ tó kò nínú ọ̀pọ̀lọpọ̀ ohun àti wá sí hajji fọ́lọ̀wọ̀ba àárín 1 to 10 náà lọ́jọ́ ìwà ẹwà wo ọjọ́ tó wá parí 1 to 10 ní o náà ni yawmun nahari ọjọ́ táà ma gbóná fọ́lọ̀ táà náà ń paléyà àrùn àwọn ọjọ́ wọ́n kú fún ọ̀pọ̀lọpọ̀ onírìnrìn ìbáadà tí è sápàá àti ìgbà rẹ̀ tí ọlọ́pàá kèé sí ẹgbẹ́ ọjọ́ kẹ̀kẹ́ ní gbogbo ọjọ́ ayé àwọn olùwà ní tó bá rí ọ̀rọ̀mọ̀gọ́ náà àwọn onímọ̀ lọ́rọ̀ tó ni pé ọjọ́ mẹ́kọ̀ọ́ òkà fẹ́mù kéèké ẹgbẹ́ ọ̀sẹ́ kéèké bí ọ̀sán ọjọ́ mẹ́rẹ̀ wà tẹ́gbẹ̀rẹ̀ ọmọdán ṣùgbọ́n ọjọ́ mẹ́rẹ̀ ọmọdán èmi ètò se ẹgbẹ́ òun mẹ́wẹ̀ẹ̀wà tí ń bẹnu wà tó kéré náà ilé ìmọ́sàn ilé ìmú òun tó sí ọ̀pọ̀ tí ń bẹ nù Ramadan gbogbo ẹlòkú pàtà àtorú àtọ̀sán wọn ò lè gbò lẹ́gbẹ̀ àwọn ọjọ́ ìwò èyí tó ní àdáyẹrí nìkan ó lè ti bá Ramadan jẹmọ́ àsìkò yìí àyàmù sọ́dá pẹ̀lú wọ́n ní ká máa sí dáadáa tẹ́lẹ̀ ká máa sàánú àsìkò tẹ́yàn máa tọrẹ nílé níbi títọ ọ̀wà sí olùsùn mùsùlámù wọ́n lẹ́sẹ̀ gbé ọ̀sọ̀ lọ́sí kò sọ́rọ̀ ní àdúrù sọ́lọ̀ wọ́n rẹ̀ sọ́lọ́m ọwọ́ oúnjẹ kan ẹnìkan wọ́n bílé náà sọ̀hábà kò yẹ̀rẹ̀ nàbí tí ń bá ti ẹ̀fẹ́ bọ́kùnlọ̀ rẹ̀ yọ owó rẹ̀ kí bọ́kùnlọ̀ rẹ̀ ah àdìbí ni àǹfàṣọ́hà ẹ̀rù tó ọba ikọ́wọ́ jù omi ọ̀rà kọ bọ́kùnlọ̀ rẹ̀ ẹ̀kọ́ tí ọlọ́ ní máa sàánú ẹni tí kò bá lè dá nǹkan rẹ̀ sí àwọn ẹ̀dá kan bẹ ọlọ́n dá wọn wọ́n mọ́ lè dá yí ara wọn sí àti kí wọ́n máa sáyé wọn fún máa ràn wọn lọ ẹn tó ọba rí pé ń ṣe nǹkan sí kejì nà lọ́dẹ̀ ọlọ́kọ̀ tọ́kọ̀ rẹ̀ takú ní tó kọ̀ ìkòkò kọ́kọ̀rọ̀ bàtì oníbàtí ogbe àtọ́mbà rẹ̀ bọ́ǹtì bàtì èèyàn fẹ́ gbọ́nulẹ̀ gbórí ẹ̀dà tó ọ̀rọ̀ ní àpárá láti òòrùn tí ó ṣarraka anil nas yẹ́kùn sadaqatan alayk tó bá ti rí bá wọn èyí tó kù tó ma fi ṣe sàárà ní pé mọ́gbà sí àbúrú mọ́sí pìlẹ̀ rẹ̀ mọ́bà ní pín bẹ́ mọ́jà bú ọmọ àtọwọ̀ rẹ̀ sẹ̀ oògùn lọ́kì èsì sàárà

àbọ̀rọ̀ títí mọ́kànlá sí ṣe lọ́nà òbí ní ti àbòsí tí èsẹ tàtúnṣe ọ̀rọ̀ ìdímọ́ jẹ̀mọ́ tó bá jẹ́ pé ibi tí èsẹ ayà rọ̀ lò ní ọkọ̀ púpọ̀ dé ẹ̀sìn níkẹyìn òdìdé sẹ́rú àsìkò ní ọmọ báyẹ̀ lé ọtí sẹ́rú àsìkò ní ọmọ báyẹ̀ lé egbó sẹ́rú àsìkò ní ọmọ báyẹ̀ wípé ọlọ́lọ́mọ kọ̀kọ̀ ṣùgbọ́n tó ń kálukú rọ́lù bẹ́ẹ̀ tó náà sí mọ̀ wípé ìntọ́nàwọ̀ fẹ́ ni kó fi ilẹ̀ kó mọ́ fi ìbínú ọlọ́run fi ilẹ̀ jẹmọ́ra àsìkò ìwárè ọwá kùsúnnà kan ìsẹsẹ́ ànẹ́bì ni ó ti di súnnàtún mahajúrọ̀tún o náà ni kápọ̀ ní tahmid wa tahlil wa takbir níbo láti mẹ́sà àwọn kan yìí subhanallah wa la ilaha illallah wallahu akbar gbogbo àwọn nǹkan yìí àti àwọn sígbọ̀ mẹ́tò tó wá la subhanallah ولا إله إلا الله والله أكبر سبحان الله ولا إله إلا الله والله أكبر níbo láti máa ṣe a máa ṣe ní ilé wa àwọn tá àjọ bá lé tàbá àti ẹjọ́ pé inú ọmọ wa wọ́n máa ṣe ókè bọ́kẹ́ lọ gbòmìnikítì subhanallah wala ilaha illallah wala akbar subhanallah wala ilaha illallah wala akbar subhanallah bọ́wọ́n ti kí wọ́n gbọ́n jẹ́ tí ń jẹ́ ẹbọ̀ subhanallah wala ilaha illallah wala akbar bàbá ń jáde lọ́ntà náà kamọ̀ sọ́ awàlú ọkọ̀ kámọ́sọ́ awàlú ọ̀fíìsì wa kámọ́sọ́ awàlú pẹ̀lú kámọ́sọ́ àríbọ̀ mọ́sánásí kámọ́sọ́ láwọn àsìkò lọ́tò lọ́sì awàlọ́já kámọ́sọ́ kí lè rí wa jẹ́ àmìnàdíkà bẹ́bìnà olóòrùn jẹ́ alátana alìmọ̀ tó mọ́ kẹgá tí ó píọ̀ pé à ah, àfàìṣe dáadáa láfàìrí ẹgbẹ̀lẹ̀gbẹ̀ dáadáa àwọn ọjọ́ mẹ́kùnrin kọ́dá iṣẹ́ olóòpẹ̀ ìgbàmúgbò ọlọ́run bá jù fa ákìrù fi yínà nínà tàhmìdì wà tàhlìlì wà tàkbìr ẹ̀pọ̀ mẹ́rin subhanallah ẹ̀pọ̀ mẹ́rin la ilaha illallah ẹ̀pọ̀ mẹ́rin allahu akbar abúlọ́bìnà wọ́n máa àti àbúrò wọn máa lọ ọjà ṣùgbọ́n èèyàn wá pẹ́ kiri wọ́n fẹ́ fi gbá wa wọ́n wá pẹ́ bẹ̀ láti máa sọ pé àdíkìrò àjàmẹ́rin ń bẹ̀ ṣùgbọ́n wọ́n ní màá wọ́n ọ̀dálé wọ́n jí oyé wa òun kàlùkú ní ọmọ àwútẹ́ abẹ́bìnà Umar yọ́ lọ́jà yóò lè subhanallah ọlọ́rẹ́lọ́lọ́ akbar yọ́ mọ̀ títàwà àrọ̀jà náà <laughs> hasibítàrò ẹlùmí òtù gbàgbé lọ ẹlùmí òkàlùkọ́ bà máa wí tẹ́ ní ṣọ́pù ẹ̀ ẹgbẹ́rajà ẹgbẹ́tajà tí gbogbo ọjọ́ tẹ̀lú máa mi agbọ́dọ̀ mẹ́ síbẹ̀ àwọn àdáadáa tààrí rẹ̀ wa sallallahu alaihi wasallama ìjẹ́ wa ta jẹ́ mùsùlùmí bá a ṣe wà ara ni wọ́n ṣe se se se se kéré ń di iṣẹ́ ìjọba

ọlọ́run bọba ọ̀rọ̀ àti ń tò alákùnlé hàn kó wá tẹ́kọ̀ olùgbà gbígbọ́ yé jẹmọ́ sáà nìmọ̀ ẹgbọ́n bí náà ìyà láǹkàrá ìyẹ́ lẹ́sìn yóò bọ́ ọ̀sọ́sọ́ ṣùgbọ́n àwọn wo ni ó sọ fún wọn láàfà tí ó jù òyìn wọn torí ọ̀pọ̀ tó ń bá sọ tí ìyá títí ẹ̀ dá sí wọn ọmọdé àmà gbogbo sọ́pọ̀ nǹkan kò sí tó tí ó kọ́lá táwọn ọmọ fọ̀rọ̀ méjì ọgbọ̀ sí àmàkùnrin sinimá ní èèyàn ọkọ̀ títí tí ọ̀dá ọlọ́dàkù sọ̀wọ́ sómi àtẹ̀yẹ sọ́wọ́ mẹ́tàwà ló sì láyé ń bí gbáǹbàlìkì àmẹ́nà gbọ́dọ̀ jẹ́ ajẹ́ lóṣì torí gbogbo bá ti lọ náà olùsìnmi sí ni èmi àti kí ni àmì pípíà fún bákan náà ọjọ́ yìí òun náà ni ọlọ́run ìbẹ̀rẹ̀ ọlọ́run àti mọ́ sọ mútúbà yìí lọ́rọ̀ tí ń bọ̀ tó wà ti di jímọ̀ tó kán ní kágbò sí zulhijjá ọmọ àwọn yọ́mọ̀ ọ̀pọ̀ àwájú àtẹ́ntí ó sí nílé àtẹ́ntí ọlọ́rẹ̀ sí nílé rẹ̀ tó jẹ́ lé mẹ́jọ jásí ma gbogbo ń tàbí sọdún náà dídíbò àṣírí mọ́sá àṣí fún wa mẹ́jì àyáwó pàìrìnlẹ́yà jẹ́ ọ̀ọ́bàkù rí ẹran pani wọ́lọ́dà ní kàsí rẹ̀ ẹ̀rọ náà wà rí jẹ́ aláàfíà jẹ́ mẹ́jì àjẹ́ ilé gbogbo àwọn èrò àjò tí ó ti dé mẹ́kà ọlọ́mọ́dé kí wọ́n ní sàárì ń bẹ̀ gbogbo àwọn tí ó ń tún lójúgbà anẹ́nà lọ́la lọ́tùnà múra wọn jẹ́ ní òdó láyé àtàlàfíà gbogbo àwọn tí a náà fẹ́ lọ tí ó pínpà kan sí ọlọ́run ti pé bẹ̀dà ìjọkò lọ́dún ọdún tí ń bọ̀ méjì ọ̀yẹ́ ọlọ́dà ní kàṣí rẹ̀ gbogbo ẹni ti lọ rí بحق لا حول ولا قوة àti kò ti bọ́ òkun nẹ́kù lọ́rún wa bí hàkìlá haúlọ بتدبير الأمور لا مقرب ولا رجل ولا رسول مرسل ولا أحد من خلقه أحمد وباطنة وأشهد وحده التلف لا محمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على النبي رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية بارئنا لجميع خلقه قال الله تعالى السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمة الإسلام لقد قرب دخول أيام عشر إلى من شهر الحجة في هذا العام المبارك وطني إن شاء الله أمتنا إن الله سبحانه وتعالى قد أقسم بهذه الأيام كما أقر بذلك رئيس المفسرين ابن عباس في قول تعالى والفجر والعشر قال بأيام العشر في هذه الآية أيام العشر من شاء الله ذي الحجة كذلك الحج في أيام معلومات قال في معلومات هي أيام العشر الأول من شهر ذي الحجة أمتنا كذلك يستحث الرسول بما أطلق سبحانه وتعالى من الوجود ومن زيادة للعجاب في أيام جاء صحيح إن من بخاري وفي سنة عند الترمذي وفي السنن إن الإمام أبي داود كذلك من النسائي من حديث من حديث ابن عباس رضي أن صلى الله عليه وسلم قال ما من أيام العمل فيها أحب إلى الله من عبد أيام العشر قلنا يا رسول الله الجار في سبيل الله قال في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرد من ذلك بشيء بارك الله فيكم والوسوخ ونفع الله إياه وإياكم بما فيهما من ربك الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمتنا اتقوا ربكم في السر والعلن قال الله سبحانه وتسامى يا اتقوا الله اتقوا ربكم ونصف ما واتقوا الله إن الله خبر بما تعملون أمة الإسلام إلى الأعمال الصالحات وسأل إليه وسأل الباقيات الصالحات خير عند ربك ثوابا وخير املا لا تقبل المصاب والمصاب الى القدر الايام من صله الرحم ومن بر والقبول ومن الصيام خصوصا صيام يوم لمن لم يكن بموسم الحج بمجرد ذلك فقد عبد بن الله الانصاري قال صلى الله عليه وسلم صيام احتسب على الله ان يكفر الذنوب التي قبل وسنأتي بعده كذلك في الأيام لا بأن نكثر من الصيام لمن استطاع أن يبدأ الصيام من أول هذه الأيام إلى اليوم التاسع جاء في السنن من حديث ابن الباب أنه قال من ضمن الأمر فأخرج فأخرج الصيام فقال عليك بالصيام عليك بالصوم فإنه لا عيد له أمتنا لكن لابد مع كثرة الصدقات لابد أن نستفتح هذه الأيام بالتوبة النصوح لعل الله سبحانه وتعالى ويمسك رقبنا من النيران لأن هذه الأيام تؤتى الفاضل من الميراث نسأل الله الذي لا نعلمه أن يجعل إياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسمر المسلمين اللهم ربنا عز لسمر المسلمين اللهم ربنا عز لسمع المسلمين ودمر أعداءك داء الدين اللهم ربنا دمر أعداءك داء الدين اللهم ربنا كلنا معيدا ونصيرا اللهم تجد بك مستضعفين من المؤمنين والمنة في كل مكان ويصرون جبل في سبيل حقا في سائر الأوطان ربنا آمنا في أوطاننا وعن رواتنا وأجلنا من خزي الدنيا ومن عذاب الآخرة أمتنا واعلموا أن ربكم سبحانه وكرمكم بأمر بذاتي بنفسي وكان من مدد وخلق بكم قال الله سبحانه وتعالى إن الله صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلموا صلوا على نبيكم الصادق المصدوق القاطع في مقوله سنة ثابتة من صلى عليه صلاة صلى الله عليه عشرة اللهم ربنا صلوا وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خاتم الرحمن نبي التوبة نبي الرحمة الله ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا مزيدا إنا لم لخلق ويصدك عن سبيلك والذين شيئا أن لا تشرك به شيئا وتهدي البيت وتهدي البيت الضالين والقادمين والمتعبدين وأدعوكم إليه الحج الدين بكل خلق عميقا ليشهده منامر ويأمر صلى الله يحضر فيحضر الفريق الذي فيه كل مكان ذلك ومن يعلم شعر هذا الله فإنها من نقلة لهم فيها منازل لا يعلم مسمى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 ليذكر اسم الله ليذكر اسم الله ليذكر اسم الله

torí ẹ̀rọ ọ̀rọ̀ tí òun náà ti lè lọ kó ẹ̀rọ wa lọ sí. Tó fi ń gbà lọ́wọ́ rẹ̀ máa bọ́ sí ilé òun lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó tẹ̀ tí ó tọ́ àwọn àgbẹ̀ ìdájọ́ tí ìgbẹ́ yẹn tí a sábà sí rẹ̀ lágbàá àwọn ìgbẹ́ ṣùgbọ́n ẹ̀dá ìgbà tó mẹ́jọ láàrín oṣù. Pé lè 不管谁赢了，估计是皇马拿冠军，然后拿冠军，拿冠军，拿冠军，拿冠军。 Yeah.